الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نعم سولانا أتبري أرى طلاق سلطان define طلاق شرعا كيف لو جه ونحن حلو qayd an-nikah aw ba'dihi so kí ẹ ṣe kí ni kí ẹ tú kọ́ídù kí ẹ tú nọ́ọ̀tì nìka gbogbo ẹ̀ ṣọ́ọ̀bù ya mú example wa ti kan tuntun ẹyán kan tuntun ẹyán bíi tọ́lák tó jẹ́ ti báyìn that is bíi hulu matalan ẹ̀pẹ́ hulu yẹn ní sí báyìí ó máa tú okùn tọ́lák tẹ́yán àbí tó bá jẹ́ tọ́lákẹ́ ẹlẹ́kẹta ẹlẹ́kẹta yìí náà yóò jẹ́ kí ni ti bá in tó máa separate wọn tẹ́yẹ́ ni so àìpé wọn èèyàn ti tú àwọn àwọn nọ́ọ̀tì nìka tẹ́yẹ́ nìyẹn then example pé bóyá wọ́n tú nọ́ọ̀tì nìka partly kìí ṣe gbogbo ẹ̀tẹ́yẹ́ òun náà ni tọ́lá tó jẹ́ ti àrọ́jẹ̀ẹ́ dàtí ìṣèyí tó ṣe pé ọkọ yìí sọ pé ìṣètọ́lá kò mọ́ padà sílé torí táìmì yẹn tọkọ bá ṣerú tọ́láàkì ìrajì tọ́láàkì aláọkọ abẹ́lẹ̀ kejì so ìyàwó yẹn yóò ṣe mọ̀ ṣe bí ìyàwó kò tí yẹn kò nídìí kó wọ hijab ó ti bá òun ó máa ṣojú kalẹ̀ ó máa dress normally bí ó ṣe náà ni ó ti yàbí so wọ́n ó lè ṣe kọ́lọ́wà pẹ̀lú ọkùnrin náà torí pé ó ṣì wà nípò ìyàwó ó kà pé díẹ̀ lókùn tó fi padà di pé kì í ṣe ìyàwó mọ́ òtọ́kọ̀ ò bá dá padà ní àsìkò tó wà nílé yẹn yóò padà di pé kì í ṣe ìyàwó mọ́ ó ti àbí sọ yìí pé níbẹ̀ yẹn wọ́n ti tú kí ló ń pè kọ́ idun ó ti àbí partly so unlike hulu tó pé wọ́n ti tú tán yẹn láfi ń sọ bẹ́ẹ̀ pé níbi hulu o ọkọ ò ní láti kankan mọ́ lórí ìyàwó yẹn rọ́bà ìyàwó gan yóò lọ ṣe ìdá níbòmí a pé ti hulu gan kì í ṣe ìdá lápè kí lápè alistair brown yóò kàn ṣe one month náà ni táàfin ọ̀bẹ́yàwó ti lóyún àbí kò lóyún dáwàlí pé kò lóyún ti tánà nìyẹn ó ti yàbí tó ti kúlù nìyẹn so níbi ti kúlù yóò mọ̀ wọ hijab fún ọkọ torí pé that man kìí sọkọ mọ́ fún yóò mọ̀ hijab fún ó ti bá kódà kò ní ṣe kọ́lọ̀ pẹ̀lú rẹ̀ náà torí pé ó ti wá di manzila ajinabi sí uma yẹn ó ti yàbí so ẹ̀ pé irú yẹn ní sì báyìí wọ́n ti tú okun nìka tán yẹn nìyẹn unlike ti tọ̀lákù rọ́jẹ́ tó yẹ pé a lè dá padà so wọ́n tú partly ó ti yàbí now. so wọ́n tú partly nǹkan ló túmọ̀ ní pé ọkọ ò lè ṣe jìmáwẹ̀ tó bá ṣe jìmáwẹ̀ nǹkan ló túmọ̀ ní pé ó ti dápa náà nìyẹn ó ti yàbí náà so eléyìí ni tàrífù àtọ́láka sọ lánàá shara'an so lẹ́yìn yẹn a wá mẹ́ṣọ́nà èyí tó yẹ pé ó lè ṣe tọ́lák a ní pé òun náà ni ọkọ ló mọ́ ṣe tọ́lák náà kò sí nǹkan tó kan bàbá pẹ̀lú tọ́lák kò sí nǹkan tó kan sẹ́yìdù nípa ẹrú rẹ̀ níbi tọ́lák ó ti bá kò sí nǹkan tó kan ìyá níbi tọ́lák èèyàn tí yóò ṣe tọ́lák náà ìta ni ọkọ ló máa ṣe tọ́lák ọkọ yìí wá ní pé ó yẹ kó ṣe kí ni kó wà yàní balik kó jẹ́ mumayyiz èyí tó pé ó ti bàlágà èyí tó pé ó lè ó lè differentiate láàrin nǹkan tó dà àti nǹkan tí ò dá ó lè ṣe bẹ́ẹ̀ bákan náà kó mọ nǹkan tó ń sọ pé nǹkan tí mò ń sọ yìí ó túmọ̀ tọ́lák rárá pé nǹkan tó ń sọ kò mọ̀ pé lóòótọ́ tá a bá wo nǹkan tó túmọ̀ náà ni tọ́lák àmọ́ òun mọ̀ pé tọ́lák ló túmọ̀ so a lè pè ní tọ́lák tá a dẹ̀ mọ́ àwọn examples kan wá nǹkan tó ṣẹ̀ ní àsìkò Umar bin Khattab ó ti yà mí lẹ́lẹ́yìn yẹn àwa mention pé tọ́lák ìpìlẹ̀ ni pé yóò mọ̀ jẹ́ jaiz àbí ìpìlẹ̀ ni pé ó tọ́ tá a bá ti ní hájà sí pé tọ́lák yóò mọ̀ tọ́ tá a bá ti ní hájà sí tọ́lák àmọ́ tí o bá ti sí hajj sí tọ́lá that is gbogbo nǹkan lọ dédé bó ṣe kó mọ́ lọ níbi nìka kò sí ẹni iṣu ọ̀kan kan wò pé ah ẹwọ́n mi ò ṣe mọ́jáde ó kàn ṣe tọ́lá kù ní a ní pé irú tọ́lá kì mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ makuru makuru ni tọ́lá kì yẹn ó ti yà bí a wá ní pé tọ́lá kì tún wà tó ké yóò mọ̀ jẹ́ wájúbù náà bí pé kí ọkọ kó rí pé ìyàwó ń ṣe fáhíṣà either directly àbí indirectly ó ṣàti ṣe fáhíṣà kò dẹ̀ lè stop fáhíṣà yẹn ó try stop ẹ̀ kò rí stop nígbà jẹ́ pé mo try sub faisha kò yìí rí ṣe kí ló kù kó ṣe kí ni kó ṣe tọ̀lá kù ilá yóò mọ̀ di àwọn ilá yóò mọ̀ di kí ni yóò mọ̀ di dayuth ni yóò di dayuth ó ti àbí àbí tó bá ní pé ìyàwó ò ṣe dára níbi ẹ̀sìn kì í kírun kì í gbáwẹ̀ tí ò dẹ̀ sí any excuse kò dẹ̀ lè change kí ni yẹn yóò mọ̀ jẹ́ ọ̀rẹ́ kó ṣe kí ni kó ṣe tọ̀lá kù obìnrin náà so nǹkan tá a sọ láàrin náà nìyẹn ṣáà tààlà so lónìí a lọ sí al-mas'alatu thalitha to the third mas'ala lábẹ́ báàbù atọ́lák wọ́n ní pé alfáàzù tọ́lák níbí báyìí a fẹ́ mention àwọn alfáàz àwọn gbólóhùn àwọn gbólóhùn tọ́lák dàdí stein bá ti sọ nǹkan tí wọ́n túwọ̀ ní pé kí ni èèyàn ti ṣe tọ́lákù ìyàwó rẹ̀ ìyẹn ṣe kí ni o ìyẹn ti ṣe tọ́lákù ìyàwó rẹ̀ mo fẹ́ wò bí àwọn sọ̀rọ̀ kan yín báyìí kí n wò bí àwọn máa mention ẹ̀ so uh, okay òun sọ ní ìbáyìí ẹ wọ̀rí inshallah so now pẹ̀lú gbólóhùn ní sọ̀tọ́ ní pé alifazo tọ́lák a ti rí pé tọ́lákù ó wà mọ̀álák lórí láfùdù lórí nǹkan tẹ́ẹ̀ wá ti sọ ní ahán kò wà mọ̀álák lórí ọkàn kò tí yẹyin ahkamu tọ́lák ó wà mọ̀álák lórí kíni mọ̀álák lórí kíni lórí ahán kìí sí lórí kíni lórí ọkàn ó ti bá so nǹkan tó túnmọ̀ ní pé bá lọ sọ́rọ̀ kí ni yóò mọ̀ wò yóò mọ̀ wò nǹkan tó sọ kò ní sọ pé ah, ìgbàlérò àgbàlérò kí ni nǹkan tó sọ náà gbọ́ àbí ó ti so láfúdù yẹn òun gangan ni láti kí ni lálò so nǹkan tó ti sọ náà ni láàfin bóyá tọ̀lákò àbí kò sí so tọ̀lákò nǹkan tó ń ṣe pẹ̀lú ahọ́n ni kì Na wọ́n wá ní pé wà alifáàdù tọ́lák ila ìlà so wọ́n ní pé àwọn gbólóhùn tọ́lák ó jẹ́ kí ni ó pín sí ọ̀nà méjì ó pín sí ọ̀nà méjì wọ́n ní pé alifáàdù sọ̀rí ha àwọn clear tí ẹ bá ti sọ báyìí kò ní any other yani uh, possibility ju pé tọ́lák ló ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá ti rí pé nǹkan tó sọ yín báyìí ó clear gan pé tọ́lá kìlú sọ yín báyìí ó ti bá òun náà pè ní kí ni alfaz asọ̀ríhà so wàhí alfaz almaudu àtúlà òun náà ni àwọn alfaz tí wọ́n ti gbé kalẹ̀ tí kálukú ti mọ̀ pé èèyàn tó bá sọ gbólóhùn yìí kò sí ẹni ọ̀dà possibility ju pé kí ni ó sì tọ́lá kúnná ni alẹ́tì látàtẹ́mìlò rọ́ìrọ̀ èyí tó ṣe pé kò ní ẹni ọ̀dà possibility ju tọ́lá kú lọ wàhí aláfudù tọ́lá kù so òun náà ni kẹ́límà tọ́lák fúnra rẹ̀ mo ṣe tọ́lákù rẹ̀ ó ti yàbí so kẹ́límà tọ́lák gan fúnra rẹ̀ wà má tasọ́rọ̀ famínú àti àwọn fíìlù tó bá ti ń jáyè látara tọ́lák ó ti bá wọn wọ́n ṣà ní the same root pẹ̀lú kẹ́límà tọ́lák láti tọ́lákọ̀ bí kí n sọ pé antitolic tàbí kí ni pé mo ṣe tọ́lákù rẹ̀ àbí nísìbẹ̀ ọ ti jẹ́ tọ́líkù fún mi àtàǹkan nítorí pé ó jáyè látara tọ́lák bí kí ní pé tọ́lák túkì mo ṣe tọ́lákù rẹ̀ o ó ti àbí àbí lúkì kó mi ibà yìí ọ ti di tọ́líkì nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti àbí ókè lúkì yẹn kò sí ń bẹ̀ àpàdé mẹ́ṣọ̀tà kò sí ń bẹ̀ tó pé ìyẹn amúrù nìyẹn wọ́n á ní pé min fíìlì máàdì ó lè jẹ́ fíìlù máàdì bí tọ́lákọ̀ mislu tọ́lákùtùkì mo ṣe kí ni mo ṣe tọ́lákù rẹ̀ àw ismi fáìlì àbí láti ismi fáìlì bí ká ní pé anti tọ́líkùn ọtí di kí ni ọtí di tọ́lík ẹ mọ̀ ní pé àwọn sọ pé tọ́líkọ̀tùn kí ni reason ta ló reason tí wọ́n fi sọ pé anti tọ́líkọ̀tùn wọ́n ní pé anti tọ́líkọ̀tùn obìnrin kan náà ló mọ́ ṣètò lákùrẹ̀ ó ti yà so a máa ń mú táyẹn wá láti differentiate láàrin ọkùnrin àti obìnrin ọ̀tá bá ti rí pé gbólóhùn yìí obìnrin kan náà ló mọ́ lo gbólóhùn yìí so a mọ̀ ṣe kí ni a mọ̀ lò fún òun nìkan kò ní kàfítà sí bí ká ní pé haid àyí sọ pé haidọ́tù àbí reasoning that obìnrin kan náà ló mọ́ ń ṣe haid a sọ pé múrúdẹ̀ ó breastfeed ẹ̀ tó mọ́ breastfeed ọmọ obìnrin kan náà ló mọ́ breastfeed ọmọ so a ní sọ pé múrúdẹ̀ àtù ó ti yàbí àti bẹ́ẹ̀bẹ̀ lọ so kọkàzálìkà anti tọ́likun àbí ká mú wá ní ism mafi'ul bí ní pé anti mutolakotun wọ́n ní ṣe kí ni wọ́n ti kọ́ so yàbí wọ́n ní pé fahazil alfaz wọ́n ní pé gbogbo àwọn alfaz aṣọ yìí báyìí that is kelima tolak àti nǹkan tó wá láti kelima tolak hmm? wọ́n ní pé wọ́n ní pé tàdúlù àlà ìkọ́ ìtọ̀lá ó ń tọ́ka sí pé èyàn ṣe tọ́lá kù nìyẹn clearly dúnà fíìlì mùdọ́rì àmọ́ èyí tó bá ti jẹ́ fíìlì mùdọ́rì kò sí ń bẹ̀ bí ká ní pé ká ní pé sàtútọ́lák wọ́n mọ̀ ṣe tọ́lá kù rẹ̀ but in reality àti tọ́lá kù rẹ̀ àbí àbí tó bá ní pé tutọ́lák ẹgbẹ́ tutọ́lák ó lè tọ́ka sí hal ó lè tọ́ka sí kí náà ń pè mustakbal so ibẹ̀ àlewà mọ̀ bí pé tọ̀kí lọ gbà lérò pẹ̀lú tutọ́lá ṣé nǹkan tọ́ sọ nígbà tọ́ sọ òun náà ni pé hálù ni pé mo ṣe sọ̀rọ̀ báyìí ọtí jẹ́ mọ̀tọ́lákọ̀ àbí ṣé nǹkan táà ń sọ ni pé tó bá padà yá tó bá padà yá ni nǹkan tọ́ sọ wọlé o torí pé àìlò fílù mọ̀dọ́rí fún kíni fún tọ́lák a máa lè lo hálù dé ó ti àbí náà so that's all nǹkan tó yẹ kọ́ sọ yín bẹ̀rẹ̀ pé kí ni dúnà fíìlì mustakbal tòkí fíìlì mùdọ́rí ó kó nǹkan méjì sínú alhal àti kí ni almustakbal halu yẹn yẹn wọlé tó bá yí pé lóòótọ́ nǹkan tó ní ni pé halu ni so eh, kí ló ń pè eh, mustakbal yẹn wọlé so yà bí awil amr àbí amru náà náà wọlé náà tòkí amru ni pé in the future náà ni àbí so utluki jẹ́ tọ́líkù ẹ̀yìn ìfẹ́ jẹ́ tọ́líkù títán àbí ìfẹ́ tọ́líkù so mislu bí ká ní pé tatlukin ọmọ jẹ́ tọ́líkù tó ayé pé nǹkan tó yóò ní kí ni mustakbalu bàtà pé hálù ni ó ti wọlé náà nìyẹn so yí àbí àbí ká ní pé òtúlùkì náà yes yes yes yes yes except if he is known to be a liar now then number two so àti pélé ni àwọn alfaadha sọ̀ríhà àwọn clear statements so wọ́n ni pe òun náà ni nǹkan tó bá ti jẹ́ tọ̀láàkù àti àwọn nǹkan tó bá ti wá láti kẹ́límà tọ̀láàkù ó ti àbí so èèyàn nílò yorùbá náà mo kọ́ ẹ̀gbẹ́ náà wọ́n ní pé mo kọ́ tó kí ni tó túmọ̀ nǹkan mi ní yorùbá tó túmọ̀ nǹkan mi àti mọ̀ nǹkan tó ń sọ mẹ́ ó ti àbí náà àti nǹkan tó pé ó lè tọ́ka sí kí ẹ̀ ń kọ́yàn number two òun náà ni alfaadun kìnà kìnà ìyàtùn so náà ni àwọn gbólóhùn tó jẹ́ kìnà ìyà that is tó yẹ pé wọ́n fi represent tọ́lák àmọ́ kìí ṣe kẹ́lẹ́wà tọ́lák gan fúnra rẹ̀ so ń yàbí wàhíyà alfaaz alẹ́tì tàhtàmìlì tọ́lák wàgọ́ ìrọ̀ òun náà ni àwọn alfaaz tó lè túmọ̀ tọ́lák àti nǹkan mìí pé alifáàzù yìí ó lè túmọ̀ tọ́lák ó dẹ̀ lè túmọ̀ nǹkan míì so ọ̀nà ń pè ní alifáàz alkina ìyá mislu kọ̀ọ̀lìhì bíi pe sọ pé fún ìyàwó rẹ̀ pé àǹtí kọ̀ọ̀lìyà tún tọ́ ọtí jẹ́ kọ̀ọ̀lìyà that is ọtí free ó ti yẹ wọn ká free yẹn so kọ̀ọ̀lìyà tún nìyẹn ó ti yẹ báwọn tó kábá ní pé èèyàn ti wà free ó lè túmọ̀ tọ́lák pé mo ti fi ọ́ kalẹ̀ ọ̀yí sí ìyàwó yìí mọ́ àbí ó lè túmọ̀ nǹkan ó tí àbí náà àbí bàrí yàtùn láti bàrí àtùn ọ ti fírí náà ni tó bá lókẹ́lì ma bàrí àtùn náà so alfáàzù kìnà iya ni kìí ṣe alfáàzù sọ̀rí ha àbí kò sí lára alfáàzù sọ̀rí ha àbí ká ní pé wà báyìn anti báyìn ọjọ́ kí ni ọ ti sẹpẹ́rẹ́tì ẹ̀kẹ́ báyìn náà ó lè túmọ̀ tọ̀lá ó lè túmọ̀ nǹkan mìíràn wọ́n ní pé àbí ní pé wàhábùlùkì àlàgọ̀ọ́ríbìkì so hablu rẹ rope rẹ ó ti wà lórí gọrìbù rẹ kí náà ń pè ní gọrìbù gọrìbù náà ni nǹkan tó wà láàrin ọrùn rakumi àti hump rẹ tó wà lẹ́yìn nǹkan tó wà láàrin the neck and that hump so that that be neck yẹn ó náà ń pè ní algorithm so àwọn aláwọ̀ máa ń lò fún pé tá a bá fẹ́ free tá a bá fẹ́ free rakumi pé kó rí bó ṣe wù ú a yọ rope rope yẹn rope tó pé a fi dè mọ́lẹ̀ tẹ́lẹ̀ a wà ju sẹ́yìn so a wà ju sí gọ́rìbì yẹn a ma ju rope yẹn sí gọ́rìbì yẹn ó ti rí báwọn that is that place tó wà láàrin ọrùn àti hump yẹn so tá a bá ti ju síbẹ̀ ẹ̀ ń pé ó lè rìn káàkiri nísìnyí báyìí tó pé a dè mọ́lẹ̀ mọ́ ó ti rí báwọn so wọ́n wá lò fún ọ̀rọ̀ tọ̀ láti nísìnyí báyìí pé hablu rẹ your rope tá a fi dè mọ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti wà lórí kíni ó ti wà lórí gọ́rìbù rẹ àti fíyọ ọlẹ́mọlọ́kàkì ní sọ̀tún ẹ̀bọ́ ṣe wọ́ ó ti yàrí náà àbíká ní pé walhaki bi ahlik so eléyìí ló jọ nǹkan àwọn sọ ibà nígbà mi ó náà ní kí ni mọ́ lọ lé <laughs> bàbá rẹ̀ ó ti bá mọ́ lọ lé àwọn fámílì rẹ̀ ẹ̀fẹ́ òun náà ó fẹ́ jọ kí but yóò mọ̀ jẹ́ láfúdónù kìnnáà yìí ó ti yàbí wà náà wíhá àti any other thing gbogbo nǹkan tó bá ti ń tọ́ka sí i pé bí pé à ń ṣe tọ́lák àti nǹkan mi yóò mọ fọ́ sábẹ̀ kí ni alfaz kìrà ìyà and most of them á máa rí pé òun ló pọ̀ jù ẹ̀tẹ́ àwọn ọmọ fẹ́ ṣe tọ́lák òun ló pọ̀ jù ó ti àbí so ìmọ̀ ká ká lo alfaz sọ̀ríhà àbí alfaz kìrà ìyà náà wọ́n á ní pé wàlfàrúkù bẹ́yìn alfaz sọ̀ríhà wà alfaz kìnà kìnà kìnà yà fi tọ́lák anna sọ̀ríhà yakọ̀rù bí ha àtọ̀lák wà láwùlàm yẹnuwìhì ẹ ti rí àbí láfi sọ pé ọ̀rọ̀ tọ̀lák ahán ni ahán ni lanidi kò sí kàdókà pẹ̀lú ọkàn ó ti rí àbí náà kò báyìí pé ẹnìyẹn máa padà sí ṣọ́tà àlà kò báyìí pé ẹnìyẹn àházìlù ni ìyẹn tó yẹ pé ó ń good ìgbà tó ọsọ ọsọ ọmọ mí nìkan tó ọsọ mo mọ́ so ẹ á rí pé tọ́lá ti wọlé dẹ̀ nìyẹn kìí ṣe kìí ṣe condition pé tẹ́yìn bá lo alifáàdù sọ̀rí ha kìí ṣe condition pé kó ó gbọdọ̀ jẹ́ pé mo gbà lérò ó ti yàbí so ó dàbí ọ̀rọ̀ ó dàbí ọ̀rọ̀ kúfùrù náà gbà tí sheikh mohammed wahab níbi last part of fẹ̀dà ọkùnrin islam kí ló sọ wà láà fárọkọ̀ fi jẹ̀mí àdíhí bẹ́ẹ̀nà àdíhí bẹ́ẹ̀nà jẹ̀mí àdíhí kọ̀nà wákìí baina alhazili eh, baina aljadi walhazili walkhaifi illa almukra'i so kò sí nǹkan tó kàn wá pẹ̀lú nǹkan tó bá ti sọ like pẹ̀lú nǹkan tó bá ti wà lọ́kàn ó jẹ́ pé ó serious ni àbí ó ń ṣeré ni àbí ó ń ni àmọ́ wọn force rẹ̀ yàtọ̀ wà láàrin pé èèyàn ń bẹ̀rù àti pé wọ́n force ó ń bẹ̀rù àti force ó ń bẹ̀rù ni pé kódà kò tí mọ̀ pé bá kílẹ̀ bí yóò ṣẹlẹ̀ gan ó kàn rò pé yóò ṣẹlẹ̀ ni ìbẹ̀rù ni ẹ ìyẹn tó ń fọ́sí ni pé wọ́n ti ìbọn ti wà níwájú ẹ̀bá ya fi tọ̀ lákù ìyàwó rẹ̀ mú kúrọ̀ wù ni ẹ àbí wọ́n ti wọ́n ti wọ́n ti ń lù ú àníṣẹ́ fìyàwó kalẹ̀ filẹ̀ ẹgbẹ́ ìyẹn nísìnyí báyìí ó ti ìyẹn ti pé wọ́n fọ́sẹ̀ ni gbọ̀n ilé wọ́n kàn ní pé tọ́ọ̀ bá filẹ̀ nǹkan tá a ṣe fún ọ ó ti bá wọn ó kàn dákẹ́ bẹ́ẹ̀ èèyàn tó yẹ pé a ti mọ̀ pé ilé yìí kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi mọ̀ wá ń bẹ̀rù so irú yẹn tó wá ṣe tọ̀lákùbá yẹn kò sí nǹkan tó kàn wá torí pé kì í ṣe múkúrọ̀ ó ti yàbí múkúrọ̀ ni pé wọ́n fọ̀sẹ̀ ni so kàdáàlì kan níbi ọ̀rọ̀ kúfùrù náà ó ń bẹ̀rù tó fi kó sí kúfùrù àbí so ó ti kó sí kúfùrù náà nìyẹn pé kí wọ́n fọ̀sẹ̀ ó ti yàbí pé kí wọ́n fọ̀sẹ̀ nǹkan pè ní múkúrọ̀ náà nìyẹn And àwọn ọ̀dà ìpín wọ́n ti ṣe wọ́n ti ṣe definition mukro fún yín níbi nǹkan tẹ́yìn ha àbí kí náà sọ almukro náà ìta ni wàhúwá huwa alladhi yastawli alayhi alkini no yastawli alayhi kini almushrikuna ha fayakul fayakfur eh, ha aw ifal kadha wa ila fa'alna bika wa qatalnaka so ona ni so wọ́n force ni láti ṣe kufru ni wàkàzálìkà níbi ọ̀rọ̀ tọ́lák náà so èyàn tó bá jẹ́ hazil ó ń ṣeré ní tó fi ṣe tọ́lák ó ṣàmọ́ mí nìkan tó sọ àbí òtítánà nìyẹn wọ́n láfi ní pé ní definition tọ́lák a ní kí ni ó ṣàtìmọ̀ nǹkan tó ń sọ ó dẹ̀ sọ willingly ni kì í fọ́sẹ̀ ó ti yàbí ó sọ willingly now lọ́ fi ní pé ìyàtọ̀ tó wà láàrin alfáàzù sọ̀ríhá àti alfáàzù kìnnáyà òun náà ni pé sọ̀ríhá èyí tó bá sọ clear statement of uh, wọ́n ní pé yóò mọ wọlé wàláwùlámìyẹnwìhì kò bá ṣe pé kò gbá lérò kò bá ṣe pé kò gbá lérò as long as pé kẹ́límà tọ́lákù lílò that is tọ́lákù àti nǹkan tó pé wá láti tọ́lákọ̀ ó ti yàbí náà àwọn ni pé sàwá àǹkánà jáàdàn àwọn ọ̀nà sọ yín báyìí sàwá àǹkánà jáàdàn kò bá ṣe pé ó wà serious ni àwòházìràn àbí ó kàn ń ṣeré ni au mazihan nabi ummu ummu ya wenshireni so hazla ti masi wo fe joran waka waka o ti so ko singa dokan wa o sa ti so li qawli sallallahu alaihi wasallam to ri gbolo wa nabi to anabi ni pe thalathun in kamata wa to se pe jidduhunna ke wa si o sinbe jiddun o si o sinani wa hazluhunna ke ma shirembe jiddu lona o si o ó ti àbí kẹ́ ẹ̀ máa ṣeré ń bẹ̀ àyè kẹ́ ẹ̀ wá sírọ́ọ̀sì ń bẹ̀ àákàsí pé ó sírọ́ọ̀sì náà ni kẹ́ ẹ̀ máa ṣeré ń bẹ̀ náà àákàsí pé ó sírọ́ọ̀sì náà ni kí ni nǹkan mẹ́ta náà anábìíní pé àníkà wà tọ́lák wà rọ́jà ni kì í sọ rújà mistake ni wà rọ́jà ó ti àbí àníkà wà tọ́lák wà rọ́jà nǹkan mẹ́ta yìí so èèyàn tó bá ti ń ṣeré ń bẹ̀ àbóṣírọ́sì ń bẹ̀ so a nígbà wọlé ọjẹ́ náà ni as long as pé ọmọ nǹkan tó ń sọ nígbà tó sọ níbi ọ̀rọ̀ nìkan pé mo fẹ́ nísìn báyìí bàbá ní pé àtọ̀ mo ti fún ọ ní sùmọ́yà gẹ́gẹ́ bí ìyàwó mo ti fún ọ ẹ̀pẹ́ ìgbà tó sọ wọn fọ́sí rẹ̀ ó ti bá wọn ṣe ìkọ́rọ̀hù rẹ̀ ó sọ ó dẹ̀ mọ̀ nǹkan tó ń sọ nígbà tó sọ lọ́kọ̀dá ayẹ́ kọ́ ní pé ara o mi ò sọ bẹ́ o ìgbà mímú wà lérò kò kan wá àbú ẹ ti sọ ó ti rẹ̀ bí ọkọ̀ náà tó bá ní pé mo gbà gẹ́gẹ́ bí ìyàwó wọ́n sọ pé ara o mò ń ṣe ìgbà mò ń ṣeré ni ara ọ ti sọ so níbi ọ̀rọ̀ nìkan nìyẹn ìyẹn ti rẹ̀ bí àbí wà tọ̀lákù náà so tó bá ti ní pé tọ̀làtúkì ó ti tẹ́ náà nìyẹn àmọ́ ń ṣeré ni ìgbà à nígbà wọlé àbí rọ́jà that is ká dá padà pé èyàn ti tọ̀lákù ẹ̀tẹ́lẹ̀ níbi first or second one mo fẹ́ dá padà pé àyìn ti tọ̀lákù mọ́ tọ́ bá ti sọ báyìí ó ti tán náà nìyẹn pé rọ̀jà àtúkì àpàdé bẹ̀rẹ̀ ṣọ̀tà àlà ó ti yá àbí tó ń yé báyìí ọmọ nígbà wọn amal kinaya tù àwọn ṣe wá rí ti alkinaya wọ́n ní pé àmọ́ èyí tó jẹ́ ti alfazu kinaya tó yẹ pé kò clear ó lè túmọ̀ nǹkan méjì ìdàtọ̀lák àbí nǹkan míì wọ́n ní pé làyàkọ̀rú tọ́lá kò ṣe kí ni kò wọlé pẹ̀lú rẹ̀ ilá ìdánáwà àti tó bá ṣe pé ó gbà lérò tó bá gbà tọ́lá kò lérò ní yàtàn mùkọ̀ rínátàn lè láfihì àmọ́ níyà iná ó gbọ́dọ̀ wá pẹ̀lú ìgbà tó ń sọ mò ń sọ lọ́wọ́ báyìí ní àti mo ní pé mo gbà kílẹ̀ lérò kéèké bóyá àná ẹ̀mọ̀ kéèké bóyá àná mo gbà lérò pé mo fẹ́ ṣe tọ̀lá rẹ̀ gbà tó wá di àárọ̀ yìí kò sí máìndì mi mọ́ àmọ́ mo ti gbà lẹ́kọ̀ọ́ fẹ́ ṣètọ́lákọ̀ ẹ̀ lánàá bẹ́ẹ̀ ọlá pé mo ń bínú tó bá ti dàárọ̀ máa ṣètọ́lákọ̀ rẹ̀ gbà tó wá di àárọ̀ bóyá mo ti ara ti rọ̀ báyìí mo ti wà kàn báyìí but for some reason yẹn padà lo kẹ́límà tó kó fẹ́ túmọ̀ tọ́lák ẹ̀pẹ́ níyà yẹn ó wà lánàá ni àbí so àrí sọ pé bóyá wọlé ní táìmì yìí torí pé níyà kò ṣe nígbà kó ṣe pé láwùsù yẹn ó wà mọ́kọ́rin ó wà papọ̀ pẹ̀lú níyà àbí kò pẹ́ síra wọn láṣara kò tí yẹn kò pẹ́ síra wọn láṣara mo yẹ sọ báyìí kódà mo rò nísìnyí pé mo fẹ́ ìtọ́lá kẹ́ náà ni ọ̀tá gbó tí ń jìnà jù pé bí a mo sọ nísìnyí ìgbà tó wájú after three days wọ́n ní pé ẹ̀dùn náà ìgbà tí mo sọ góyẹ kí ní níyà ni kò wọlé ọmọ àtúntò láti ṣe ni ọmọ àfẹ́ ṣe tọ́lá kí lóòótọ́ ó tí àbí tọ́lá kò lè láti ṣe tọ́lá kí wọ́n fẹ́ ṣe lóòótọ́ ni kò lè láti ṣe ó tí àbí ọwá ní pé lè anna hadhil alfaz látàtẹ́mìlù tọ́lák pé àwọn alfáàdù yìí kò ṣe kí ni kò tọ́ka sí àtọ́lák wà gọ́ìrọ̀ àbí nǹkan mìíràn ẹ̀ sọ́rí tàtẹ́mìlù tọ́lák ó tọ́ka sí tọ́lák àti nǹkan mìíràn àwọn alfáàdù yìí ti ṣe yàní istibian pé ṣé lóòótọ́ ó gbà lérò fàlàyàkọ̀ wọ́n ní pé sọ àwọn alfáàdì yóò kò lè túmọ̀ tọ́lák ilá bìníyà ti hí àyàfi pẹ̀lú kíni pẹ̀lú níyà ilá ìdàwújì dat kọ̀rínàtún àfi tá a bá ti rí kọ̀rínà kan one indication tó ń tọ́ka sí pé à lóòótọ́ ó gbà lérò ni ó kàn parọ́ ni mínísì báyìí ìyàwó ìyàwó ṣẹ̀rẹ̀ kan so nígbà tó wá di kíní tó bá dọ̀la tó bá dọ̀la máa ṣe tọ̀lá pẹ̀rẹ̀ tó bá dọ̀la ó ti yàbí tó bá dọ̀la máa ṣe tọ̀lá nígbà tó wá di àárọ̀ ó wá ní bí a mọ lọlé bàbá rẹ̀ ẹ̀ pé wọn ilé bàbá yẹn ó wà lára kíni alifáàzù kìnnáyà àmọ́ kọ̀ọ̀yìnà tó ń tọ́ka sí pé ẹ ti gún ní tọ̀lá pẹ̀rẹ̀ lánàá ó ti yàbí so ó wà so strong pé yes nǹkan tó ń sọ ní pé tọ̀lá pẹ̀rẹ̀ ló ń sọ ń bẹ́ẹ̀ nígbà tá a sọ̀rọ̀ lánàá pé ó ṣètò òṣètò lákùnrin nígbà tó wá di àárọ̀ yìí ó wà ló láfùdù kìnà so tọ́lákùnrin ló ń sọ ń bẹ̀ ó ti yé o wọ́n wá ní pé níbẹ̀ yẹn o wọ́n ní pé wọ́n ní pé tàdúlò àlà anahunawa so kọ̀rí na wọ́n ń tọ́ka sí pé ó gbà lérò fàlàyò sọ́ dakù kọ́wùlò àní ṣe kí ni àní fọ́lò statement rẹ̀ so tó bá wú ìyàwó tí ìyàwó bá lọ sọ́dọ̀ kọ́ di àní fọ́lò rẹ̀ ó ti yé báwọn but ṣé ni best rẹ̀ ni pé kó lọ sọ́dọ̀ kọ́ di ṣé ni best àwọn èyí sọ̀rọ̀ yẹn dáadáa kò tó wá gbé tẹ́lẹ̀ náà fẹ́ fi ọkọ̀ yẹn tẹ́lẹ̀ náà in the first place bóyá ó ti yàn ṣìgá fún tẹ́lẹ̀ kò dẹ̀ mọ bí ó ṣe béèrè fún kúlù tẹ́lẹ̀ ó lè wá lóyìn àti opportunity kó lọ síbẹ̀ alhamdulillah táyé pé lóòótọ́ ọkọ̀ ṣe nǹkan tí ò wà òkè tẹ́lẹ̀ kò tó wá pé ìyẹn ti mọ̀ tẹ́lẹ̀ náà pé ọkọ̀ yìí ìyẹn gidi ni ó kàn bí lára ni ó ti yàbí so níbẹ̀ yẹn kó mọ̀ lọ́nà ni kó mọ̀ lọ sọ́dọ̀ kọ́ di torí pé táyé pé lóòótọ́ ìkan Allah subhanahu wa jẹ́ bí kò sí ìgbà tó kà pẹ̀lú níyà rẹ̀ ó ti yàbí yóò wà láàrin òun àti Allah subhanahu wa ta'ala bọ̀tọ́ àyè pé ó ń dáùtì ni kò mọ̀ bóyá kò mọ̀ bóyá kó lò àbí kó mọ̀ lò dìbẹ́sì mi kó mọ̀ lò náà ní inshallah torí pé ìṣẹ̀rí àwòfẹ́ kí káyọ̀ kan mọ̀ pínyà after pé masala kan wà mẹ́ ó fẹ́ fi lọ síbẹ̀ bí pé bóyá oníbídà ni ló jẹ́ tẹ́lẹ̀ náà ó wá bí ó ṣe kún bẹ̀tẹ̀ in the first place ó ti yé and things like that so àwọn eléyìí ni àwọn alfaz asọ̀ríhà àti àwọn alfaz alkinaiya so uh, pẹ̀lú ilé ìsìnbà á lọ sí almasalatu rabi'ah òun náà ni tọ́lákù súnná wà hukumuhu tọ́lákù súnná wà hukumuhu so nǹkan dákùn tọ́lákù súnná àti ìdájọ́ rẹ̀ wọ́n ni pé tọ́lákù súnná kí náà pín tọ́lákù súnná wọ́n ni pé yúk sọ́dú bí tọ́lákù súnná àtọ́láàkù alẹ́dì àjìnàfíhì ṣáàrẹ̀ ọ̀nà ìtọ́láàkù tó ṣe pé ṣẹ̀ríà ló fọwọ́ sí pínkẹ́ ṣe tàbí sábà ṣe tọ́láàkù yà wá rí pé ó bá ṣẹ̀ríà mu bá ṣe ṣe yẹn so ọ̀nà ń pè ní kíni tọ́láàkù àsọ̀nà àwọn ni pé wàhúwà ló wá kéré tíbíkọ́n lìtàálìmì ṣẹ̀ríà ìsìlámíyà òun náà ni tọ́lá tó ṣe pé ó ṣẹlẹ̀ tó in accordance sí bí ṣẹ̀ríà ṣe wa ó fọ́lọ̀ àwọn gáìlà ṣẹ̀ríà ní ibá ṣe mọ́ ṣe tọ́lák òun náà pè ní kí tọ́lákù sọ́nà wọ̀yàkúnù záàlì kàbí àmúrẹ́yìn wọ́n ní pé nǹkan méjì láfi mọ́ mọ́ tọ́lák àsọ́nà nǹkan méjì láfi number of times tó ṣe tọ́lákù yẹn with one sentence so sentence so sentence sentence ẹ̀yọ̀kan àbí one sitting ní one sitting majlisun wahid so how many tọ́lák ló ṣe ní sítìnà ọ̀kan láàfin mọ bóyá ó jẹ́ ti sunna bó jẹ́ ti bídà nọmba two hálù ìkọ ìhì so àsìkò tó ṣe àsìkò tó ṣe tọ̀láàkù yẹn ṣé ó bá àsìkò tá a mọ̀ sí nǹkan méjìlá fi mọ̀ tọ̀láàkù sunna number of tọ̀láàkù tó ṣe in one sitting Number two àsìkò tó ṣe tọ̀láàkù náà lọ́tọ́ wáyé pé ó bá nọ́mbà tí ṣẹ̀dá àgbà gbé kalẹ̀ mú yóò mọ̀ jẹ́ kí ni tọ̀láàkù sunna tó yẹ pé ó fọ̀ sásìkò tí tó yẹ kó ṣe tọ̀láàkù yóò máa dé tọ̀láàkù sunna ó ti yá àbí wá ní fẹ́fà sunna ìdá tọrọ záwùjù ìlà tọ̀láàkù wọ́n ní nǹkan tó ń jẹ́ sunna èyí tó bá ṣẹlẹ̀ àmúràn ni pé tí èèyàn tó jọkọ tó bá ti wà first kó ṣe tọ̀láàkù wọ́n ní pé ayíyò tọ́lẹ̀kọ́ tọ́lkọ́tàn wàhídàtàn kó ṣe tọ̀láàkù ẹ̀yọ̀ kan just one number kó má ṣe méjì kó má ṣe mẹ́ta kó ṣe kí ni kó ṣe ẹ̀ọ̀kan náà fi túhurin kó wá ṣe ní kí ni ní àsìkò tí ìyàwó mọ́ kò ṣe haid lọ́wọ́ ọ wá ní pé túhuri yìí lámìújà mi ha fi kò lè tí ì súnmọ́ this particular woman nígbà tó ti mọ́ yẹn so ìkan méjì ní sí báyìí aláọkọ just once ló yẹ kó ṣe yẹn number two kó ṣe ní àsìkò tí that particular woman tó mọ́ níbi àsìkò tó mọ́ yẹn kò tí súnmọ́ bọ̀tá igbó ti súnmọ́ ó máa dúró de pé kó kọ́ ṣe haidu náà kó tó wá mọ́ tó wá tó wá mọ́ padà hẹ́n ó lè bá ṣe tọ̀láàkù yẹn ni ṣóyé báyìí na wọ́n ní pé fàlá yùt bí ha so táfi sọ pé ó tẹ́ súnà kò gbúdọ̀ ṣe tọ̀láàkù míì lẹ́yìn ìgbà tó ń ṣe tọ̀láàkù kan tọ̀láàkù rẹ̀ pẹ̀lú ìdá rẹ̀ gẹ́gẹ́ bóyá lábẹ́ tọ̀láàkù wọn mọ̀ sí tọ̀láàkù míì ó ti àbí so tọ̀láàkù pẹ̀lú kí ni pẹ̀lú ìdá rẹ̀ náà wọ́n wá ní pé hátà tàǹkọ́dì ìdátù hà tó fi parí ìdá rẹ̀ àwọn ọ̀ṣẹ̀ tọ̀láàkù ẹ̀ lónìí nígbà di four days later ó tún bínú sí tọ̀ ọmọ so kì í ṣe tọ̀láàkù súnná o ó gbọ́dọ̀ parí ìdá náà kọ́ ọdún ṣe tọ̀láàkù mi tó bá fi ṣe tọ̀láàkù mi sọ́yìn àbí lìkọ́wìlì ìtààlà torí gbóná àlá tí àlá sọ pé yá ayú ànàbì ìdà tọ̀lákùtùmù nìṣà tẹ́ ẹ bá ti fẹ́ ṣe tọ̀lákùbìnrin fatọ̀lìkùhúnná lè ìdàtìhìnà àìfìlwákìtì lẹ́dí yẹ̀ṣùrọ̀nà fíhí fìsìtìkìbálì ìdá wàhúwà túhùrù ìzámanù haidi la yóò sábò mí nǹkan tọ́lọ́sọ níbi ayẹ̀ ìwọ́n náà ní pé kí ni ẹ ṣe tọ̀ láka àwọn obìnrin ní àsìkò tó ṣe pé wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ àti mọ́ dúró de ìdá wọn fìlìwákìtì lẹ́dí yẹ̀ṣọ́rọ̀ àná fi hí fi stikibali ìdá so ní àsìkò tó ṣe pé wọ́n ń dúró de ìdá wọn wọ́n wà kí ni àtúhùrù torí pé túhùrù náà mọ́ ń dúró de pé tọ́ mo fẹ́ ṣe ìdá àti mo fẹ́ ṣe haid mẹ́ta tó pé tó bá ti mọ́ ní ó mọ̀ expect kíni ní ó mọ̀ expect high rabi náà so ní sí báyìí èyàn tó pé àti wá sùn ní báyìí ẹ̀rọ pé báyìí àmọ̀ bóyá yóò mọ̀ expect high rabi yóò mọ̀ expect oyún àbí so in such instance a lè ṣe tọ̀lákù rẹ̀ torí pé àmọ̀ bóyá èyàn ti súnmọ́ ní báyìí ṣe yóò mọ̀ expect high ni àbí yóò mọ̀ expect eh, kí náà ń pè oyún tó bá ṣe tọ̀ lákòbìnrin ní hajj rẹ̀ ọ̀ tí ṣe ní túhúrù so àsìkò tó obìnrin mọ́ ń dóde ẹ̀ tó mọ́ ń dóde ìdá ọ̀nà ní kíni tó bá ti mọ́ náà ni tí wọ́n dẹ̀ ti súnmọ́ ó ti yàbí obìnrin mọ́ ó mọ́ ṣe ó mọ́ expect ìdá ní táìmù tó bá ti mọ́ wọ́n dẹ̀ ti súnmọ́ but táyé pé ó mọ́ wọ́n ti súnmọ́ mamman azalik àmọ́ bóyá yóò mọ́ expect hide àbí mọ́ expect oyún tó á pé inú haida ti ṣe tọ̀lákẹ̀kù mọ́ so èyí ti takò àyà yìí so àyà yìí ó ti kún nǹkan méjì sínú pé ẹ ṣe tọ̀lákọ̀bìnrin ní kíni ní túhùrù wọn tí wọ́n mọ̀ ẹ̀spẹ́tì ìdà onímọ̀nà àyà yìí ó tí àbí fatọ́líkùhúnná lè ìdàtìhínà ẹ ṣe tọ̀lákù wọn tó kọ́dà gan fi kúbú lè ìdá ó ti yẹ bá àwọn ìrìnwájú mi ó mú wá báyìí níbi àyà yìí àwọn ìrìnwájú mi ó mú wá báyìí pé fatọ̀lẹ̀kùhúnná fi kúbú lè ìdá ay fi stikbá lè ìdá ẹ ṣe tọ̀lákọ̀ àwọn obìnrin tó bá ti ń dróde ìdá wọn ó ti àbí àníbà ọlọ́mọ dróde ìdá ní tó bá ti mọ́ tí wọ́n dẹ̀ ti súnmọ́ wọn ìwọ́tọ̀ bá ṣe tọ̀lákì ní other than these two instances ó ti bá wọn ọtí tọ́lá kìíní tọ́lá kù bídà báyìí ṣóyí àbí wọ́n ní pé if zamanul haid torí pé obìnrin tó wá ṣe haid lọ́wọ́ la yuhsabu min al-idda so kò ní kà mọ́ idda rẹ̀ àbí kò ní kà mọ́ idda rẹ̀ náà ṣáàyè ṣóyí báyìí náà wọ́n ní pé qala ibn umar wa abbas wa jama'atun fi hadhihi aya atuhuru min jima'a so ìgbà tí àwọn uh, sọ̀hábà fẹ́ ṣe tẹ̀fṣírò àyà yìí tàbá fẹ́ lo kìrọ́ uh, àìlè tó sọ pé fàtọ̀lẹ̀kùhúnà lè ìdà ti hìnà tàbá fẹ́ lo kìrọ́ àti fàtọ̀lẹ̀kùhúnà lè fi kúbùlì lè ìdà ìyẹnyé fi kúbùlì ìdà ti hìnà ìyẹnyé ayé tọ́ ma ti ń dòdè ìdà wọn àwọn tàbá fẹ́ lo tẹ̀fṣírò àyà ilé kí ni àwọn sọ̀hábà sọ wọ́n ni pé àtúhùrú mìnàgọ́ ìrìjìmá pé ó mọ́ wọn ò tí súnmọ́ níta tó mọ́ yẹn ay fatolikuhunna fi tuhirihinna min goiri jima'ihinna ó ti àbí fatolikuhunna fi tuhirihinna min goiri jima'ihinna ìyẹn ti àbí náà so ilé ìrànpẹ̀ ní tọ̀lákù àsunna so kí ẹ̀ ń ṣe kí ni kí just one tọ̀lák kí ẹ̀ má ṣe ìmí tí fi parí ìdá bákan náà kó wá ṣètò lákẹ̀ ní àsìkò tó ṣe kíni tó mọ́ tí wọ́n rẹ̀ ti ṣe jìmáwò rẹ̀ tó bá ti rí nǹkan méjì yìí ó ti ṣe tọ̀lákù àsunà ìyẹn ti yàbí wọ́n wá ní pé kí wá ní ìdájọ́ wọ́n ní pé ajima ali ulama wọ́n ní pé àwọn àfa wọ́n ti wọ́n ti ní ìjìmá àlà anna tọ̀lákù sunà wákẹ̀ ìyẹn tó bá ṣe ní tó bá jẹ́ kí ni tó bá ṣe tọ́lákù sóna ó jẹ́ kí ni ó wọlé ẹ̀hàn pé nísì báyìí nísì báyìí wọ́n sọ tí níbo ló ṣe ìdà ẹ̀hàn pé níbo ló ṣe ìdà that's another thing so mò ń sọ lè based on question tó bí mlànà pé wọ́n sọ pé a mọ́ kó yín báyìí so tọ́lákù ó ti wọlé already but ibi tó wá ṣe ìdà yẹn that's a different case kódà gan àǹfààní pé tọ́ bá fọ́sẹ̀ kún lé ó lè kún nígbà tí wọ́n fọ́sẹ̀ ni ẹgbẹ́ wọn fàṣẹ kó lé ni bọ̀ tó bá kó lé ó gbọ́dọ̀ ṣe ìdá yẹn kò gbọ́dọ̀ marry after kini after three months tó bá ṣe pé kò lóyún bàtà pé ó lóyún ni so after lẹ́gbà tó bá ti bímọ ni àpàdé mẹ́ṣọ́ tààlà lẹ́gbà tó bá ti bímọ àmọ́ ó gbọ́dọ̀ ṣe ìdá rẹ̀ normally ó yẹ kó ṣe ìdá nílé ọkọ ni ó ti àbí bàtà pé wọ́n fàṣẹ kó lé kò sí kan tó fẹ́ ṣe sí ó ti àbí àmọ́ ẹni rẹ̀ tó bá ti wà kò gbọ́dọ̀ marry torí pé a ní pé àyí marry obìnrin tó bá ti ń ṣe ìdá lọ́wọ́ àbí àìsọ́rí pé àyí má rí obìnrin tó bá ti ń ṣe ìdà lọ́wọ́ pé táyà má má rí ẹ̀ kò wọlé ó wà lára màá wá ní òníkà tájọ tẹ́lẹ̀ ó ti yàbí tó gbọ́dọ̀ parí ìdà yẹn kó tó lọ́kọ̀ mi bọ̀ sí tọ́lá kẹṣọ́ wọlé ó wọlé àwọn kò ṣe ìdà lílé ọkọ different case ó ti yàbí náà sòmí ìdà yìí táwọn àwọn ọmọ ṣe òun náà wọlé inshallah ó kàn yí pé èyí tán ṣe yẹn ó ń tọ́ka sí kí àwọn alifáàdà eh, alkìnàyí àbí kì í ṣe direct Eh, kìíní but bọ́ ṣe iṣẹ́ yẹn ti wọ̀ pé ń tọ́ lákèlè ó ti yàrí náà alákòóyè tó kí wọ́n àwọn àwọn belongings wọ́n dù síta bí a mọ̀ lọ mama na dalek ó ti bá ọ so má padà sí ibà ẹ mọ́ ìfẹ́ ọmọ ó ti bá ọ ó tọ́ka sí ó tọ́ka sí kíni àtọ́lák àwọn nǹkan tó ń ṣe náà bí tasọ̀rọ̀ fàtì tó ń ṣe àwọn actions tó ń ṣe ó tọ́ka sí pé ó gbà lérò pé ó fẹ́ ìtọ́lákù náà ni ó ti yàbí òtó kódà tó bá ní pé ìgbà lérò à nígbà wọlé torí pé àwọn actions tó ń ṣe àtìkan tó ọ̀sọ̀ ó tọ́ka pé tọ̀lákùnà lọ́fẹ́ ṣe ó tí àbí tọ̀lákẹ̀ wọlé bọ̀ tọ́ka pé nígbà mìíràn àwọn àwámi wọ́n mọ́ sí tọ̀lákùnà kò tó ṣe pé wọ́n ti súnmọ́yàwó ó lè ṣẹ̀ dára ó ti bá ìyẹn ni tọ̀lákù albida àbí إذا طلقتم النساء فطلقوهن لعدتهن أي في زمن الطهور من غير الجماع ukiwa ni hikma tó wà lábẹ́ pé bóyá kí ẹ̀ mọ́ ṣe tọ̀lák ní àsìkò haid àbí ní àsìkò tuhor tán ti já máa rẹ̀ so kí ni kí ni kí ni hikma tó wà ń bẹ̀ so ti haid hikma tó wà ń bẹ̀ táwọn afa sọ̀rọ̀ náà ni pé àpẹ normally tóbìnrin máa ń ṣe hide lọ́wọ́ ìmí inú àwọn obìnrin wọn ní fẹ́ kọ́kùnrin kó súnmọ́ láti ara lóòótọ́ ànábì ni pé tóbìnrin máa ti ṣe hide lọ́wọ́ wọn ni pé isna kula ṣe illa nikah pé ó lè ṣe gbogbo nǹkan pẹ̀lú obìnrin tó máa ń ṣe hide lọ́wọ́ àyàfi kíni àyàfi jìmá so ìwọ wá fẹ́ lo àdìsí yẹn àmọ́ torí pé personally òun kò láìkẹ̀ pé ní àsìkò tó bá ti ṣe hide lọ pé kẹ́nìkan kan mọ́ súnmọ́ so ó lè wá ó lè ó lè fẹ́ máa fa hatred ni lọ́kàn ọkọ fun yawo so bọ̀ tó wáyé pé ó wá padà parí haidu tán yóò padà si normal so bóyá ọkọ padà ama kó kéke bóyá eti mi bóyá ọlá pe ó ń haidu ni so for that reason o yẹ jẹ́ haidu lo fa tọ̀láàkù yẹn yẹ haidu fa yẹn so ẹ jẹ́ kó parí haidu ẹ jẹ́ bóyá kó haidu ọkọ tó yẹ pé bóyá ìyàwó kan kò dẹ̀ fẹ́ kò fẹ́ sọ̀fàṣì pẹ̀lú pé eh, everything àfi nìkan ó fẹ́ ṣe gbogbo ẹ̀ ni yóò máa ṣe kí yóò máa bínú so irú irú táìmì tó bá ṣètọ́ lákùn ìyàwó so ó yẹ kí ó bá torí pé ó ń bínú ni so ẹja kúrò níbi háìdì na káàdì bóyá yóò ṣe máa bínú lọ ó ti àbí lára hikma tó wọ́n bẹ náà nìyẹn now then ti eh, pé tuhur lam yujami ha fi ha fi hi so ó yẹ kí bóyá ó ti súnmọ́ tó bá ti wá lóyún kọ́ yóò wá di wàhálà fún ìyàwó ó ti yàbí láfi ní pé hmm, ẹ jẹ́ kó ṣe kí ni ẹ jẹ́ ká rí bóyá ó ti bí ó fẹ́ bímọ àbí kò fẹ́ bímọ ó ti yàbí náà lára hikma tó wà lábẹ́ pé ká ṣe tolak outside àwọn times tá sọ yìí then almasalatu alkhomisa ona na tolaku albidi'i wa hukmuhu so tolaku bida àti ìdájọ́ rẹ̀ wọ́n ni pé àtọ̀láàkù albidi huwa àtọ̀láàkù alẹ́dí yùkí òhò rọ́júl alalwajihil muharram alẹ́dí náà anhu ṣáàrẹ̀ ọ̀nà ìtọ̀láàkù tó ṣe pé ọkùnrin náà ó ṣe ní áńgù tó wà muharram tó wà haram èyí tó ṣe pé ṣẹ́rà ti ní pé ká mọ́ ṣe bẹ́ẹ̀ ṣẹ́rà ní pé ẹ mọ́ ṣe tọ̀láàkù báyìí ọwá lè ṣètọ̀ lákù báyẹn ṣètọ̀ lákù bí lọ ṣe báyẹn ṣó ń yàbí wàyàkúrù bí áhàdì àmúrọ̀yìn wọ́n ni pé àtọ̀lákù bídìí wọ́n ni pé ó mọ́ ń ṣẹlẹ̀ pẹ̀lú nǹkan méjì adádù tọ̀lák bí number of times tó ṣe tọ̀lák àti hálò ẹ̀kọ́ àti àsìkò tó ṣe tọ̀lákù yẹn gẹ́gẹ́ bó ṣe wà níbi ti tọ̀lákù súnà náà wọ́n ni pé fa in tọ̀lákọ̀ ha salasan bilafin wahid tó bá ṣọ̀tọ̀ lákùẹ̀ ní lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú gbólóhùn kan pé ní pé ah, antitolic antitolic antitolic lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀kan náà ẹgbẹ́ ó ti ṣọ̀tọ̀ lákùẹ̀ mẹ́ta báyìí àbí aw mutafarriqatin fi tuhrin wahida bí ó ṣe tọ́láàkù separately àmọ́ lábẹ́ tuhre ẹ̀yọ̀ kan náà ni kò tí ṣe hide táfi ní kí bóyá ó ṣe ìdá ó ti yàbí so ó wá ṣe ó wá ṣe gbólóhùn tọ́lák mutafarikot ó ní pé antitolic after two three days ó tún ní pé antitolic and that time again so tọ́lák bí dà nìyẹn ṣó ń yàbí àwòtọ́ lákọ̀ ha wàhíyà haid àbí ó ṣe tọ́lák obìnrin náà nígbà tó ń ṣe haid lọ́wọ́ àwù nufasa àbí ó ń ṣe nìfásì lọ́wọ́ even though ọ̀rọ̀ nìfásì ọ̀rọ̀ wà ń bẹ̀ so the correct inshallah ó dà ní pé nìfásì sí bẹ̀ inshallah That is correcting even though àwọn fat tó pọ̀ nǹkan tó ń sọ ni pé nifas wà ń bẹ̀ so to be honest fast kí ẹ̀ máa ṣe ní nifas ó ti yàbí but ẹ̀ máa ṣe ní nifas inshallah ó wọlé torí pé nifas O kàn ní hukmu haid àmọ́ kìí ṣe haid fúnra rẹ̀ kò tí yẹn nifas ó jẹ́ kí ni ó ní hukmu haid tàbá ni pé ó ní hukmu haid nǹkan tá a máa ṣe fún haid náà láàmà ṣe fún anifas ó ti yàbí nǹkan tá a máa fun hide olámọ̀ ṣe fún fun fún nifas. so hide in ṣe kini èyí ṣe jìmáwò haid àbí bákan náà àní ṣe jìmáwò nufasa bákan náà èyí tó bá jẹ́ haid kìí kírun àbí so nufasa na òun náà kò ní ṣe kíni kò ní kírun náà so wọ́n fẹ́ ní àwọn hukun tó jọra wọn àmọ́ lára àwọn ọ̀nà tó fi yàtọ̀ òun náà ní nǹkan tá a sọ yín báyìí lára masa tó fi yàtọ̀ òun náà ní pé a lè ṣe nufasa ama a lè ṣe tọ̀láàkù haid even though most of our afa ìkẹta wọn sọ pé kí ni pé a lè ṣe tọ̀lákù nùfàṣà láàrin ìsìtà fi sọ pé èyí tó kọ́ ẹ̀sìn pé kí ni pé a lè ṣe tọ̀lákù nùfàṣà òun náà ni pé nifas tá a bá fẹ́ ṣe ìdá normally ká ní pé ní ìsìnbá èèyàn ti tọ̀ lákọ̀ rẹ̀ ó ti rí báwọn èèyàn ti tọ̀ lákọ̀ rẹ̀ just before kó tó ṣe nifas àníkà nifas mọ́ ìdá re now ẹ ti di pé yàtọ̀ sí àìjì báyẹn ó ti yàbí so for that reason a ní ṣe kí ni a ní sọ pé a lè ṣe tọ̀lá fàṣà even though most àwọn afáǹkan táwọn sọ náà nìyẹn pé a ní ṣe tọ̀lá fàṣà so lára àwọn tó sọ bẹ́ẹ̀ ó náà ní ibùdó tèmi so ọ̀rọ̀ yẹn gùn ìbáka fún inṣàlá ó gùn díẹ̀ but the point náà ni pé inṣàlá èèyàn lè ṣe tọ̀lá kùnù fàṣà nùfàṣà tó wà níbẹ̀ kì í ṣe jámù jámù kọ́ nùfàṣà ẹ̀yọ̀ kan nínú obìnrin tó jẹ́ tó ń ṣe nífàsì lọ́wọ́ nífàsì gangan ni blood tó mọ́ ń jáde lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti bímọ tán àbí two days before ká tó bímọ tán ó tí àbí bí two days before kẹ́yìn tó bímọ nífàsì nìyẹn so yẹn tó bá wà tẹ̀yìn tó bá wà nípò nífàsì lọ́wọ́ ń pè ní kíni nùfàsà ó tí àbí náà wọ́n wá ní pé áwùtọ̀ lákọ̀ọ́ fi túhírín jàmáà fi àbí tó bá ṣe tọ̀ lákọ̀ọ́bìnrin ní túhúrù tó ti súnmọ́ ọ̀rẹ́dì níbẹ̀ ní ẹ nínú túhúrù yẹn wà láàmì yàtà báyàn hamluha tó dẹ̀ ṣe pé àti mọ̀ bóyá olóyún torí pé olóyún èèyàn lè ṣe kíni èèyàn lè ṣe tọ̀láàkù rẹ̀ ó ti àbí torí bá ti mọ̀ pé ìdá olóyún náà ní kíni tó bá ti bímọ á pàdé bẹ́ẹ̀ ṣọ́ta àlà ìdá yẹn tó bá lóyún òun náà ní kíni tó bá ti bímọ sọtẹ́ bá ti tọ̀láàkù rẹ̀ nígbà tó lóyún èèyàn ti fóló ayà bí pé fàtọ̀lẹ̀kùhúnná fi lè dàtìhínà so èèyàn ṣe tọ̀láàkù pẹ̀lú kíni pẹ̀lú ìdá rẹ̀ ó ti àbí so bọ̀tọ́ ayé pé àti mọ̀ bóyá olóyún àbí kò lóyún so ààrẹ ṣe tọ̀lákù rẹ̀ so yí àbí nàǹfà iná haza tọ̀lákù bìdì iyun muharram so tọ̀lákù yìí tọ̀lákù bìdì àní tó jẹ́ haram manihiyun anhu shar'a so wọ́n kọ̀ fún abika mọ́ sí bẹ́ẹ̀ níbi ṣẹ̀ríà wà fà ìlú hu ààfin èèyàn tó bá ṣe ẹlẹ́ṣẹ̀ ni ó ti àbí tó yóò ti tako àṣà Allah subhanahu ta'ala àwọn ni pé fàtọ̀lákù bìdì fìlà adad yuharrimuha alayhi hatta tankiha zawjan ghayra ọ̀rọ̀ wọ̀nyí bá yìí bọ̀ ìdá continue inshallah wọ́n ní pé èyàn tó bá ṣe tọ̀láàkù bídìí níbi adad that is ó ṣe aláwọ̀kọ́ ó ṣe ẹlẹ́kẹ̀ẹ́ wá ṣe ẹlẹ́kẹta wọ́n ní pé yóò mọ sọ ìyàwó yẹn di haram fún tí ó fi fẹ́ another man ó ti àbí so nǹkan tó sọ á pàdé ìṣọ̀tà àlà ẹjá kàtánná fa in tọ̀lákọ̀ fàlá tàhílù láhú min bá di hátà tànkí hazaujan gọ́irọ̀ yàdí àthálìsà ó tí àbí so wà tọ́lákùl bídìí filwakti yustahabu láhú mùrọ̀jàtúhá minhu wọ́n ní pé ẹ̀ tó bá ṣe tọ́lákùl bídìí àmá ibi tó ti ṣe ó ṣe níbi hal kò ṣe níbi adat ẹ̀pẹ́ ti adat nǹkan tán claim báyìí náà ni pé kí ni yóò mọ jẹ́ haram fún àbí tí ó fi wá fẹ́ another man based on nǹkan tán gbà ní báyìí even though the correct one náà ni pé kò rí bẹ́ẹ̀ akọ̀ àdébẹ̀ ṣọ̀tà àlà ó ti àbí so kò rí bẹ́ẹ̀ inshallah but tá a bá fẹ́ follow opinion àwọn afá tó pọ̀ nǹkan tó sọ náà yìí lè ó náà ni pé ìwọ́tọ́ bá ṣètò lákùbí dà níbi ọ̀rọ̀ adat ọ̀ lè fẹ́ that particular woman tí ó fi wá fẹ́ ẹlòmíì wọ́n wá ṣètò lákùrẹ̀ ọ̀ padà á fẹ́ lẹ́yìn inshallah ṣó ń yàbí ọ̀tọ́ ayé pé ibi tọ́ ti ṣe tọ̀láàkù bídà ọ̀rọ̀ nìkí níbi ọ̀rọ̀ wákùtù àsìkò tọ́ ṣe tọ̀láàkù yẹn wọ́n ní pé yustahabu lahu mùrọ̀jà atu hamin wọ́n ní pé mustahabu ní kó ṣe kíni kó dá padà pé ìṣe mọ́ ó ti yàbí mustahabu ló jẹ́ fún wọ́n ní pé kì í ṣe wájú àbí wọ́n ní pé lè hadith ibn umar torí hadith ibn umar annahu tọ́lá kọmọ̀rọ̀ atahu wàhíyà haid pe ibn umar o ṣe tọ̀láàkù ìyàwó rẹ̀ nígbà tí ìyàwó ìyàwó ń fa àmàrọ́hù nẹ̀bí anẹ́bí wa pa láṣẹ actually anẹ́bí pa umar láṣẹ ko so fún ibn umar ni a padà ka fúlà ìṣẹ́ ala so pe kini bi bí mo rọ ọjà àti k'o kó dá padà ti ti imsakuha hatta tathur pé wọ́n ní pé ọ̀rọ̀ ẹni kó ṣe kí ni kó dá padà náà ni tí ó fi mọ́ ó ti bá yóò mọ́ jẹ́ bí ìyàwó fún normally thumma insha lẹ́yìn ìgbà tó bá ti Wa wù ú tọ̀lákọ̀ ha kó wá ṣe tọ̀lákọ̀ rẹ̀ wà insha tó bá dẹ̀ ti wù náà àmsáka ha kó má ṣe tọ̀lákọ̀ ti yàbí so nǹkan tí tọ́ni bí kí ẹ̀ ṣe náà ilé táì pé èèyàn ṣe tọ̀lákọ̀ bídìí níbi ọ̀rọ̀ wákùtù bí a ó ń ṣe hide lọ́wọ́ ni lẹ́yìn ṣètò lákò rẹ̀ àbí nígbà tó ń ṣe túúrù tí èèyàn ti súnmọ̀ rẹ́dì lẹ́yìn ṣètò lákò rẹ̀ wọ́n ní pé èèyàn ó dà padà ni ọ̀tọ́ ẹ pé tọ̀lákù bírí níbi náhíà nọ́mbà àfa mọ́sà àfa nǹkan tó sọ ni pé kí ni pé ó ti di haram nani fún ọkùnrin náà tó fi wá fẹ́ ẹlòmíì tí ó fọwọ́ ṣètò lákò rẹ̀ kó tó wá fẹ́ padà ṣóyè àbí wọ́n wá ní pé lastly inshallah hukumu atọ́lá kalibidi so kí ni ìdájọ́ tọ̀lákù bí ní wọ́n ni pé yáhùrùmú alazauj ayyù tọ́lẹ̀kọ́ tọ̀lákùn bí ní ìyà wọ́n ni pé haram ló jẹ́ fún ọkọ kó ṣe tọ̀lákù ìyàwó rẹ̀ níbi tọ̀lákù ti bídá sawa'an fil adad kò bá yẹ pé bídá yẹn níbi adad ti ṣe awil waqt àbí níbi àsìkò tó ṣe di kọ́wùlì hìtà alàtò ní gbólówà láàtọ́ ni pé àtọ̀lákù marotan tọ́lá ó jẹ́ kí ni márùrọ̀ méjì two times náà ni tó bá ti wá jẹ́ lẹ́ẹ̀kẹta yóò mọ̀ jẹ́ bá in ó ti àbí so tọ́lá tẹ́ẹ̀lẹ́ dá padà tẹ́ẹ̀ bá fi ṣọ̀lá kù mọ́ méjì náà ni lẹ́yìn yẹn ẹ̀ lè dá padà mọ́ o so ń yàbí so tọ́lá kú márùrọ̀ tán lẹ́yìn márùrọ̀ yìí fa imsakun bi ma'ruf ida kaje kini ke da padà ke e se ma aw tasrihun bi ihsan abi ke file pẹ̀lú kíni pẹ̀lú peace ó tí àbí dẹwà kọ́ọ̀lù ìta àdàjẹ́ gbólóhùn aláà tó ti ní pé yá ayọ̀ nàbí ìdàtọ̀láktùmù nìsá fàtọ̀lẹ̀kòhónà lè ìdẹ̀tì hinna ẹ ṣe kíni ẹ ṣe tọ̀lákọ̀ àwọn obìnrin ní ìdà wọn àìtọ̀ hirot ah, lamma tọ́lákọ̀ zaujata ìgbà tó ṣe tọ̀lákù ìyàwó rẹ̀ wàhíyà ha ìdígbà tó ń ṣe haid lọ́wọ́ àmàrọ́hù nẹ̀bí sọlọ́hù alẹ́ wasallam bí mo rọ̀jà àti ha alẹ́bẹ̀ wá padà ṣe kó ṣe kíni kó dá padà kó má ṣe tọ̀lákùmá tó bá ti wá tó bá ti wá mọ́tán lẹ́yìn ìgbà yẹn tó bá wò lè ṣe kíni ó lè wá ṣe tọ̀lákù tó bá wò àbí kó filẹ̀ náà eléyìí ti yá àbí ìdájọ́ ni pé haram ni kí n ṣe bẹ́ẹ̀ dáṣọ ti sọ mi haram ni kí n ṣe bẹ́ẹ̀ but só wá wọlé wọ́n ni pé wàyákọ̀ tọ́lákùlbèdìíyú kàṣùnì nǹkan táwọn gbà bẹ́sù nǹkan tàti kàníṣì níṣìn wọ́n lọ́nà pé kí ni tọ́lákù bídí ó wọlé náà kò báyìí pé bídà ni so yí àbí wọ́n ni pé kí ni kílẹ̀ yìí tán gbára lé lè anna nabi sallallahu alaihi wasallam amaro ibn umar bi muraja ati zawjati torí pé anabi pa ibn umar láṣẹ pé kó dá ìyàwó padà wàlá takunu rọjà ilá báàdà wùkú ìtọ́lák wọ́n ní pé and kò sí bá ifẹ́ ṣe rọ́jà àyàfi tó tọ́lák ṣẹlẹ̀ so rọ́jà mọ́ ṣe torí kí ni torí tọ́lák tí ó bá di sí tọ́lák kò lè sí rọ́jà kí lọ́pẹ́ ni rọ́jà ó náà ní pé kí ni èyàn ṣe tọ́lák ẹ̀rẹ́dì kẹ́yàn tún wá dá padà lọ́pẹ́ ni rọ́jà so kò sí rọ́jà ilá pẹ̀lú kí ni ilá pẹ̀lú àtọ́lák that's the evidence ṣe ń fọ́lọ́ àbí ilá báàdà wùkú ìtọ́lák wàhíìnà ìdìn wọ́n ní pé based on that tuhsabu hadhi tatliqa min talaqiha so talaq tó ṣe ní àsìkò tó ṣe hide. àbí ní àsìkò tó ṣe pé èèyàn ti súnmọ́ lẹ́yìn ìgbà tó ti mọ́ tán wọ́n ní pé talaq yìí á mọ̀ ká mọ́ talaq láti ṣe tẹ́lẹ̀ fún mi láti má ti ṣe aláàkọ́ tẹ́lẹ̀ tó mo ṣe normally tí èyí tó jẹ́ ti súnà so ìmú implication nǹkan tó ń sọ yín the implication náà ni pé kí ni mo ti ṣe talaq normally obìnrin ó ti bá wọn tí mo ṣe ní súnà then nǹkan mi ti wá ṣẹlẹ̀ àmọ́ ìgbà tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní àsìkò tó ń ṣe hide lọ́wọ́ àbí àsìkò tó ti mọ́ àmọ́ èyàn ti súnmọ̀ rẹ́dì èyàn wáṣẹ̀ tọ́lákù rẹ̀ ṣùgbọ́n náà sọ́mẹ́ ni pé àmọ̀ kápẹ́ lẹ́ẹ̀kejì àmọ́ nǹkan tí mo ṣe haram nìkíní ẹ̀ ṣó yà mí nǹkan náà sọ́mẹ́ ni pé yóò mọ̀ jẹ́ haram kì í ṣe bẹ́ẹ̀ àmọ́ ó wọlé ó ti pé méjì báyẹn tó wọ́n wá ní pé mùsùlùmí kíkà dáa padà bí àyípé yóò mọ̀ kọ̀yọ̀kan báyẹn ó ti yàrí so nǹkan lọ́sọ bẹ́ẹ̀ náà nìyẹn even the correct náà ni pé kò wọlé inṣàlá torí pé evidence ọlọ́yìn báyìí ó náà ni pé kíni anábìlò kẹlímà rọ́jà àbí kó dá padà but àwa ni pé rọ́jà tó wà ń bẹ̀ bó lẹ́yìn ṣèmọ̀ pé rọ́jà àti ìsìláhí ti fi kíta lọ́sọ ń bẹ̀ pé kẹlímà mùrọ́jà ó wá lẹ́yìn gbà ìsìláhù mùrọ́jà ó wá lẹ́yìn gbà tí anábìkú tán ìsìláhù àwọn àfáwọn onífíkì ni ṣùgbọ́n lẹ́yìn ṣe mọ̀ pé rọ́jà àtọ́ sọ ń bẹ̀ oná ni rọ́jà tẹ́yìn mọ́ tẹ́yìn sọ níbi fíkíù tẹ̀kọ́ nọ́mbà ni rọ́jà ó ní ìtumọ̀ ní èdè larabawa àbí kí ni ìtumọ̀ rọ́jà ní èdè larabawa káàdá kẹ padà àbí onímì rọ́jà ah, ní èdè larabawa ó ti yé so àlẹ́bí sọ̀rọ̀ bá ní bó lẹ́yìn ṣe wá mọ̀ pé ti fíkíù lọ́n sọ ń bẹ̀ that's one simple rod fún masala yẹn ó ti yé àbí then number two na àtúnwárí àwọn evidence mi tó pé ibùdó ọmọ àgàtọ́ pé òun ga ló gba àdìsí wa ó ní pé làmìyàrọ̀ha ṣe à ànábì ò rí tọ̀láàkì gẹ́gẹ́ bí nkankan tó lo kẹ́límà làmìyàrọ̀ha ṣe à pé kò rí tọ̀láàkì ní nkankan àti kò ká sí nkankan lóòótọ́ lóòótọ́ alẹ́mọ̀rí àwọn àhàdìsí mi tó alátọ̀dọ̀ ibn umar tó ń lọ́ka sí pé wọ́n ka ó ti àbí àmọ̀rí bọ̀ àwọn àhàdìsí yìí pẹ̀lú jẹ́ ìbáwò dáadáa ìmọ̀ ní pé àhàdìsí tí ò rí lẹ́ni gbogbo ẹ̀tẹ́ yẹn so dáhùn bá lọ ka zadul maati ibn Qayyim so ibn Qayyim ló bá bi seven pages láti ṣàlàyé masala yìí gbogbo àwọn ahadith ń lò láti sọ pé ibn Omar, ní pé èèyàn lè ka àwọn hadith ń wọlé hadith ọ̀kan náà ló wọlé àníbi hadith yẹn nǹkan tó ń sọ mẹ́rin pé kí ni kò ní wọlé náà ni pé à lè ka so and uh, kódà ibn Qayyim tún ní pé hadith sọ pé à lè pé pítọ́ pé à ka ó wà fi gọ́yà ti sí ha wọ́n ní pé ó wà sọ̀híhù gan ni so a lè lo yẹn láti come kọ̀mẹ́ pẹ̀lú àwọn àdísọ́ pé kò rílẹ̀ ó ti àbí so that's another wájú tàbí fi ṣe rọ́dù fún masala yẹn even though bá ìṣọ́ tẹ́lẹ̀ most àwọn àfà gọdọmọsọ ní pé kí ni ó wọlé gọdọmọsọ náà nìyẹn ó wọlé na wọ́n máa sọ àti tó jẹ́ lẹ́kẹta ni o pé bóyá Abi ṣe O lẹ́ẹ̀kan náà àbí ó ṣe ní àsìkò tó kò yẹ kó ṣe kódà masala pe ni ẹ̀mẹ́ta yẹn gan masala yẹn ó jẹ́ kí ibi tèmi wọn bẹ́ẹ̀ ni torí pé àwọn kẹta àfọmọ ń sọ ọ̀rẹ́ ni pé kí ni mẹ́ta yẹn náà ó wọlé ó kà ike bídíà ni ibi tèmi àni pé ara kò rí so àwọn afọ́tẹ́ pé wọn láìkí ibi tèmi àtẹ́lẹ̀ tí wọ́n ti wọ́n nǹkan tí wọ́n ṣe fún ibi tèmi à tèmi ọ̀rọ̀ àkídà bóyá kò níyà àwọn olórí àmọ́ níbi ọ̀rọ̀ fíkì ó máa wọn inshallah wọn wá lò láti fi ṣe tahrish láàrin ibi tèmi àti àwọn ọba wọn á wọn wá jẹ́lẹ̀ ibi à ibn kọ́ ìnáwó náà lọ sẹ́wọ̀n náà nítorí masala yìí tó yí pé ó ṣe ìtìsọ́rù fún ṣéèkì rẹ̀ whereas alhaq ma'ahun inshallah ibi masala yìí so wọ́n kò bẹ́yà kí ẹ̀rọ ìmẹ̀ṣọ́ tààlà ó tó bá ti di next week, monday so abẹ pẹ̀lú masala arọ́jà bó la ṣe máa ń dá obìnrin padà tá a bá ṣe tọ̀lá kẹrin ṣọ́ tààlà so tí kẹ́sàn bá ìjábẹ̀rẹ̀ inshallah náà tá a bá ní kẹ́sàn ìjábẹ̀rẹ̀ inshallah